ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كياتي كفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم بتيابالا يدي إن شاء الله ọ̀nà ni wípé a sùúrù asọ́bùrù wọ́n pín sí ọ̀nà mẹ́ta a pé àkọ́kọ́ ni pé kí ẹni sùúrù lórí ma tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀kejì ni kí ẹni sùúrù a nípa ìmá sẹ́lọ́ Ọba subhanahu wa ta'ala kí ẹni ṣe sùúrù láti má sẹ́lọ́ Ọba subhanahu wa ta'ala

ó láwọn àdánwò kan tí ó bá ẹ̀lẹ́ tó ṣe pé ẹ̀dáwò ní agbára lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn àárẹ̀ tó mọ́ múyàn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mùsíbà tí máa ń sọ̀kalẹ̀ láti sánmà fàhádìí yẹ́sùhùrù sọ́bùn fìyà ilé ó rọrùn láti ṣe sùúrù bẹ́ẹ̀ nítorí mọ̀ pé àá ṣe bó ọni láti ṣe sùúrù lórí ara yẹn ó tún rọrùn dáadáa fàhádìí yẹ́sùhùrù sọ́bùn fìyà lè annal abda ye shahadu qada Allah wa qudrahu wa qudrahu ìdí ni wípé pẹ̀lú ààrẹ tó mú ẹ̀dá ẹ̀dá ó mọ̀ rí níbi a pìtọ́ kádàrà Ọlọ́run ni agbára Ọlọ́run bá ní kò sí nǹkan tí ẹ̀dá lágbára la nasi sí pàwọn na ti fàyẹ́sìbìrù ìmà tìrọrọn wà ìmà tìyàrọn ẹni yóò wá ṣe sùúrù kò bá jẹ́ pípé ó wà necessitated láti ṣe sùúrù ní àbúṣẹ́sàyẹ̀ fúnra rẹ̀ kò sí bí ó ṣe sùúrù sùúrù ó sí ìkanu méjèèjì ni fa'in fataha nípa àwọn àǹfàní tí ń bẹ níbi ààrẹ tó mọ̀ yìí àbíbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn musíbà léètò pé ó ń sọ̀kalẹ̀ láti sánmàí ó wá rí lórí nípa àwọn kìíní yẹn minan ni'ami tó wá rí lórí àwọn ni'am tó wà níbi bẹ̀ níbi àwọn kan tó ṣe àṣẹ ni'am ń bẹ níbi àwọn kan tó àtàwọn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó wà nínú rẹ̀ intakọla mina sabiri aliyya ila shukuri lahawa ridobiya ẹni yóò wá kúò ní ipò sùúrù ipò kan ní sùúrù yóò wá bọ́ sókè yóò wá bọ́ sí ipò kọ́ mọ́ dúpẹ́ lórí ààrẹ ẹ̀bà ìgbà ọlọ́run mo dúpẹ́ gan tó fàárẹ̀ ìkàn mi wà ridobiya wà láàyè yọnu sí ìntọ́lọ̀ fi ọmọ yẹn kàdídé kú náà ni

yóò ṣe di níyẹ̀mà fún ọ̀nà musíbà bá di níyẹ̀mà fún yà abẹ́gùn kaba fàlá yazalu hajiri qalbihi wa lisanihi kò wá níyẹ̀ kò ní gbò ní tí ó mọ̀ jẹ́ dáàbù qalbihi ayi yóò ti jẹ́ bí aláàdà fọ́kàn rẹ̀ àti ahọ́n rẹ̀ gbogbogbà tí musíbà bá ti ṣe báyìí inú yóò mọ̀ dùn ní pé wó yes láti bẹ̀rẹ̀ inú yóò ọkọ̀ bàjẹ́ ah kí ní ti ṣe mí but tí ń bá wọ àwọn fàwáìdù kí yìí

nùtọ̀ tó lágbára pọ́ǹtì tó lè lélé yìí wọ́n ní ṣe rọ́rọ̀ sùúrù ọ̀rọ̀ mọ́ wá mọ́ dúpẹ́ lórí mùsíbà yìí àti kéèyàn yọnú sí pé bọ́lọ̀ ṣe ṣe fún mi nìyí wọ́n ní ó mọ́ strong ńgbà mí a sì mọ́ weak a mọ́ lágbára ńgbà mí gbà mí sì ní a mọ́ kọ́lẹ̀ kò ní le kò ní strong kí ni máa ń fà ní òdiwọ̀n bí ẹrú bá ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run ọba sí ni lódiwọ̀n ìfẹ́ tẹ́rú bá ní sọ́lọ̀ ọba ni bí ìfẹ́ bá ṣe lágbára sí gba o mọ̀ àtọ̀dọ̀lọ́ ní kíní tiwa ọlọ́bàá sí sọba aka ọlọ́bàá sí sọba alábòsí ah o ní dáadáa kan tó wà ní kíní ẹnu bí ìfẹ́ bá ṣe wá lágbára tó bẹ́ẹ̀ ni sùúrù sí lágbára tó o lè fi ní jẹ́ ni tí ó mọ̀ kọmpléènì fáwọn ẹ̀dá lórí àwọn mùsíbà tọ́lọ̀mbá ti fi kàn kíyàn jẹ́ ni tí ó mọ̀ kọmpléènì gan-an ẹlòmí kọmpléènì kọmpléènì òun ló kó bá gbogbo ọ̀rọ̀ rẹ̀ kódà tẹ́ bá ń bá sọ̀rọ̀ gidi gan kò ní gbọ́yé àfi tẹ́ bá bọ́ síbi ọ̀rọ̀ complain complain complain complain láti àwúgbẹ̀jẹ̀ tí wá lè bá ìkíníkà kìníkan láà kí ẹ mọ̀mọ̀ sí bẹ́ẹ̀ bal hadha yajiduhu ahaduna fi shahid kama qala sha'ir kódà èyí padà máa rí kíní gan lójú ẹ̀ yóò máa rí bẹ́ẹ̀ pé ah tẹ́ni ẹbá tó bá rí pé ah mùsíbà ló kàm látọ̀dọ̀ lọ́rin òun wà máa rí ní dáadáa jẹ́ gẹ́gẹ́ bí kan nínú àwọn tàmà ń kọ poems sí sọ yukhatibu mahbuban lahu ó lẹ́ni olóbìnrin kan tó nífẹ̀ẹ́ ìfẹ́ obìnrin yìí ti pa lórí ẹmọ́ tí ń sọ parẹ ní ó ní la'in sáà ní annilti ní bimasa'ati tí a kí bí a lóòtọ́ ó dùn mí pé ó sin tí ó dá fún mi obìnrin sin tí inú mi ti ẹ̀dù ipé ó ti ẹ̀kọ́kọ́ ronú pa mi náà lóòtọ́ ó ṣe tí ó dá fún mi but tí bó ronú kàn lé lógbó pa jẹ́ ìsàbúrú fọ́kùnrin yìí so rí pó ti ẹ̀kọ́kọ́ ronú kàn mi kò fẹ́ sàbúrú fún mi inú mi dùn sẹ́yìn so gbà tí fẹ̀rẹ̀ ti pa lórí so gbogbo ló jẹ́ pé èyàn tí ẹ̀ bá nífẹ̀ẹ́ èyàn kí ń rí àlébù rẹ̀ tí ẹ̀ bá nífẹ̀ẹ́ yẹn dáadáa eh, because àlébù tí ẹ̀ bá rí èyàn mọ̀ wá àwọn àyè fún èyàn mọ̀ wá túnmọ̀ fún kẹ no ilé reason báyìí ni no ilé reason báyìí ni in tó ma ń ṣẹlẹ̀ pẹ̀lú ìfẹ́ ni ẹ tí ẹ bá wá nífẹ́ ọlọ́wọ́ bá débi tó rí kí ẹ nífẹ́ dé wàláhì kò sí tó lè wà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam musiba ló kẹ́ musiba kan Muhammad sallallahu alaihi ma ọmọ ànábì nínú méje mẹ́fà ló kún ṣe ju ànábì sallallahu alaihi wasallam ànábì sì sin mẹ́fẹ́fà lójú ayé rẹ̀ náà ni sallallahu alaihi wasallam tí musíbà kan bá kànyàn mọ́ ilé na titun musíbà tí ó kànyàn tó ti bẹ́ ànábì ò ní sọ tí ó dá nípa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nígbàtí ànábì sin Zainab ànábì sọ wípé innal ayna la tadma' wa innal qalba la tahzan illa ma yurdi rabbana aw kama ànábì ní pé ojú wa ń dami lóòtọ́ ọkàn wá sí ń bàjẹ́ ipi tọ́ Zainab ọlọ́ba ti mú sọ́dọ̀ àmọ́ tó ti bẹ́ o a ní fi ẹnu wa wí nǹkan tí ìbá ń ṣe tí ó máa yọ ọlọ́ọ̀bá wa nínú ilé iná ń pè ní ní sùúrù àti kí wá kọ̀nvátì musíbà tó ṣẹlẹ̀ sí yàn ó wá kọ̀nvátì ẹ̀ sí ní'mà musíbà ni ìwó wá kọ̀nvátì ẹ̀ sí dẹ̀ra yóò wá di pé ìwò ó ní fojú kankan rí àfojú dẹ̀ra anáà ń sáà ni ìpínlẹ̀ kejì nínú musíbà tí mọ́ sí yàn أن يحصل له بفعل الناس في ماله أو عقده أو نفسه o ní kó mọ̀ pé ah lágbájá báyìí ni ọlọ́run fi tara rẹ̀ fi mùsíbà ikàn lágbájá báyìí bóyá níbi dúkìá rẹ̀ ni bóyá níbi ìjọmọlúàbí rẹ̀ ni bóyá ó gba dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ àbí ó fọwọ́kan ìjọmọlúàbí rẹ̀ lọ́nà àìtọ́ àbí ó fọwọ́kan ẹ̀mí rẹ̀ lọ́nà àìtọ́ àbí bẹ́ẹ̀ فهذا النوع يصعب الصبر عليه جدا ọba ní pé ṣe rí náà yìí sùúrù àti ṣe sùúrù lórí ọlọ́ ma ń lè jù ìdí ní kí ó mọ̀ríkà láwájá ló ṣe báyìí fún mi tàmàdà ló ṣe báyìí fún mi òun ni òun ló lọ bá tèmi jẹ́ òun ló gbaṣẹ́ lọ́wọ́ mi tẹ́ṣìírù almu'dhi laha because ọkàn mọ̀ wí pé lágbájá jẹ́ ṣe báyìí fún mi tí wò bá rú ọkàn rí mọ̀ rú bẹ́ wàhíyà tẹ́kọrọrù alọ́gọ́lábàtà ọkàn sí ní kèé fẹ́ kẹ́nìkan yẹ̀ oúnjẹ akẹ́nìkan wá borí mi báwọn náà láà ọkàn fẹ́ gbà fàtẹ́tùlùbù lè ń tẹ́kọ́ ọkàn mọ́ fẹ́ illa al-anbiya was-siddiqun kò wá sẹ́nìkan tí ma ń ríbi ṣe sùúrù lórí náwàrí àfàwọn ànábí ọlọ́run àtàwọn olódodo èèyàn ká gbọ́ pé nìkan bí a mistakenly ó kàn pa ọmọ èèyàn ni bóyá òun mama kí ní kẹ́kẹ́ jáwọ́ lọ rẹ̀ mú kọ gbọmọ ọmọ èèyàn wá kú kò sí bí ó ṣe ah, ní ẹjù

wọ́n fara lé jù báyìí lọ́wọ́ sì ṣe sùúrù ẹwùn kan báyìí tó máa ti fara ní ànẹ́gbà Muhammad òun wà máa sọ ẹ̀lú yóò ní bá ọlọ́mbà tẹ Musa o ṣẹ́rẹ̀rùn kí ní ẹ o mọ́ ń jẹ́ bàbá kàdà mọ́ nínú o mọ́ ń jẹ́ kí ọkàn yẹn fúyẹ́ ọkàn yẹn wà fírí ẹ̀ yóò bó ní ọkàn yóò fírí ọkàn rẹ̀ ó yọ́ yóò ẹ̀yìn because àwọn ìgbádùn àwọn kọ̀wàìdù kéèkèé òun ló sọ̀dù fọ́pọ̀lọpọ̀ kódà kó jẹ́ tírílíọ́níà wàláì tó bá láwọ̀ kí ní lọ́wọ́ ó lè gbádùn kò sígbà táà ní ma fara nira wa yálà mú mọ́ ní ó lè jẹ́ kí mo ti fara ní èmi ma èmi gàmbá láìfù tèmi lọ́n tèmi ní kódà mo tún lè ma sàwádá pé àà ah, abúkí ní èmi ò sí ma kẹ́mi ti sẹ́ ọ́ ìwọ náà ti lè sẹ̀mí gbà mi èmi ò sí ma kí wọ́n wó pé ah, eh, kí lànà ìmọ̀ sọ eh, rahim allahu musa lakọ̀dí údí ya akitaru min haza fa sabara eh kọ́lọ̀mbà kẹ musa fa wọ́n ṣe ìtójú bá ìlọ́fún musa kí ló ṣe ó ṣe sùúrù kọ̀sá wallahi wọ́n fi a a ọ̀pọ̀ yìí tó bá ah kí ló dé ló jẹ́ kí sọ a a ó ti kọ̀ jù àwọn bàánú ìṣòro ìfẹ́ pa àwọn ọmọ sọ fún Musa ní idhab anta wa rabbuka ẹ máa lọ ìwà tọ́lọ̀ rẹ̀ inna hahuna qa'idun àwọn oníkòmbí dáwàí lọ́bá ìwà tọ́lọ̀ rẹ̀ lọ́jà èmi àwọn òkòmbí ah Musa mọ̀ sọ fún pé ọlọ́ni ẹ̀ṣẹ̀ báyìí ọmọ ọdẹ̀ mọ̀ dàmú Musa alayhi salam mú mọ̀ kwẹ́ṣẹ̀ rẹ̀ nípa pé kí ló dé ó bá dé kí ó Musa ẹ̀ Musa kí ni àìsàn pọ̀ lára Musa bẹ́ẹ̀ sí wọn anẹ́bì wọn nífà wọ́n kíni ìtorí anẹ́bì Musa ó ní ìtìjú tó lágbára nígbà ilẹ̀ ní wọ́n lè bọ́ sọ ní ìṣẹ́jú táwọn yẹn bá wà Musa lè bọ́ ó ní ìtìjú gan àìsàn bẹ́lá rẹ̀ ní kíní kan bẹ́ kò fẹ́ kárí ní Ọlọ́run fi salam wọ́n fi ara ní anẹ́bì Musa anẹ́bì Musa lọ ó kàn lọ sí

sallallahu alaihi wasallam fajala yaqulu mithla dhalik annabi ne wa sọ̀rọ̀ nǹkan báyẹn fajama fi hadha thalathata umur ṣe rí bí ọ̀rọ̀ yìí allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun wọ́n ní nǹkan mẹ́ta gbáǹkọ́ bí ló wà nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nínú rẹ̀ ó ní al-afwu anhum ìsàmójúkò fún wọn ẹ̀ ká mójúkò fún wọn ká mẹ́gbẹ̀sán wal-istighfar lahum ìmá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún wọn wọ́n lù mítán mú tó wá ní Ọlọ́run foríjì wọn <laughs> Allahu akbar wal i'tidhar anhum bi annahum la ya'lamun kákọ́ ma wẹ́ excuse fún ẹgbẹ́ wọ́n mọ̀ ní ẹ̀ẹ́sẹ́ àfihànlẹ̀ ẹgbà tánàbí lọ sí Taif lẹ́gbẹ̀ẹ́ Maka nígbàtí Maka lé lẹ́yìn ikú Khadija àti Abu Talib Maka lé lọ sí Taif ìgbògbótọ̀ kátún sí dáwà mẹ́ Internet ṣe gbogbo àwọn olóògé káwọn olórí ìgbàwọn gọ́ọ̀mẹ́ntì guidelines láà mọ́ lọ káàkiri dáwà dáwà káàkiri everywhere ni gbogbo tó bá ti lè lọ ní fún dáwà ni alẹ́bí bá débẹ̀ òkúta nẹ́bí wọ́n kọ́mà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n lẹ òkúmá àwọn màláíkà tọ́ ìbùsẹ̀ ní ń bẹ láàrin àpáta àwọn àpáta àwọn àpáta ni jibril wá bá nẹ́bí ní pé àwọn màláíkà tọ́lọ̀ fi sí bí àpáta yìí bẹ́ẹ̀nà hádìí al'akshabẹ́yìn àwọn àpáta ńlá méjì wọ́n ń retí àṣẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ní tó bá ti sọ́dẹ̀ ní ṣé o fẹ́ jẹ́ kí màláíkà ikú mú àpáta ikú fi bò mọ́lẹ̀ nítorí kò sẹ́nì kan tí ó fara ní ànábì ọlọ́run tánàbí ma lè wo sámà tó bá lè sọ̀rọ̀ kò sí final yẹn tọ́lọ̀ bá ara ànábì sí tó bá ilé fẹ́nu ara rẹ̀ sọ pé ọlọ́run pàmọ́rẹ ẹwọ́nú ànábì náà hadith salam ó kàtà sí pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àdíọ́dọ̀ dídé ni ah ọlọ́run má ṣe kankan kúrú wọn ọlọ́run pa gbogbo wọn rẹ̀dà gbogbo tẹ́yẹ ọlọ́run pa rẹ̀ anẹ́bì náà ṣe sùúrù 950 years 950 years wọ́n fẹ́ pa ṣúgbọ́dún láti ṣe oṣù ọjọ́ mélòó ìṣẹ́jú mélòó ọ̀sẹ̀ mélòó ad-da'watu ilallah ó bùkátà sí sùúrù asọ́bùrù kasọ́bùrù lè jamaad gẹ́gẹ́ bí sùúrù in tí ò lẹ́mí wọ́wọ́ pílà tó bá kó mọ́ lú pílà ìlọ tó fífẹ́ lúpa sí ọmọ gangan jẹ ní irú sùúrù tẹ́ mọ̀ nílé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún Jibril kára la'allahu yakhruju min aslabihim

níbi tánṣe náà wọ́n ni wa hadha an-naw'u min as-sabri aqibatuhu an-nasru wal-'izz ṣẹ́rírù sùúrù yìí sùúrù kí àwọn èèyàn fara nìyàn kó wá ṣe sùúrù kó wá mọ̀ tọrọ àforíjẹ̀sẹ̀ fún wọn kó tó wá mọ̀ sí ẹ̀ bí àwọn ọlọ́run wa mọ́ ń fún yẹn ní agbára ní al'izu ọlọ́wà gbé ọgbórí ìtọ́lọ̀ mọ́ sí fáwọn yẹn ni wọ́n ni wà surur àti dùnú wàl'amnù àti security ìfọkànbalẹ̀ tó lágbára wàlùkúwà àti agbára fi dhatillah wọ́n ni wà ziyadat mahabbatillah àti lékún níbi ìfẹ́ ọlọ́run wà mahabbatin nasi lahu yóò ọlọ́run wa tó wa ziyadatul ilm ọlọ́wà mọ́ tó sàlékún ìmọ̀ àlékún ìmọ̀ àlékún ìmọ̀ wa li hadha qala Allahu ta'ala lọ́lọ́ fi sọ́nà Qur'ani pé wa ja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun ọlọ́run ni a wá sí wọn amújáde ní wọn àwọn àìmà àwọn jìnkùjìnkù nínú àwọn olórí fáwọn èèyàn kí nìdí lámà sọ́bàrù ìdínú wọ́n àpọ́n se sùúrù dé pàpàdà sọ wọ́n sínú náà wọ́n se dáwà fáwọn ẹ̀lẹ́fà wọn sọ́wẹ́kà àyẹ́ ma ẹ́dàkùn wọ́n in báyìí báyìí ló dá wọ́n sì torí ẹ̀sọ́ wọ́n sínú náà sọ́bàárá wahtasab òun lè yẹ́ fi máa ń ní ìmáàmà níbi ẹ̀sìn òun lè yẹ́ fi máa ń jẹ́ asíwájú bí ẹ̀sìn àsòórùn àti kí ni àmàdájú nípa ọlọ́run òun lè fi mọ́ ní ìmáàmà níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala فإذا انضاف إلى هذا الصبر قوة اليقين والإيمان تبطوا فيكم واتوا فيكم فوري قوة ال... قوة الجنان بالصبر قوة اليقين إني يقين تلقبرا والإيمان أتيماني tẹ́rùkọl abdó fi dàrọjá àti sàádà ti bí fọ́dìlá ẹwú àwọn òkè lọ àwọn ìpé àwọn òkè òkè òkè fọ́dìlú àti ìdùnnú pẹ̀lú ẹ̀dà ọlọ́ọba pẹ̀lú ọlọ́ọlọ́run wàdálìkà fọ́dìlúlọ́hì tí hìmàn yàṣá wàláhù dúlù ọlọ́ba sí ní ọlọ́ba tó ní fọ́lù tí ó ga jù tó lágbára an bí Allah subhanahu wa ta'ala kó bù wá ní sùúrù lórí àwọn masáìb àwọn ìnira tó bá kàn wá ní gbogbo nǹkan kó dẹ̀ bù wá nírú àwọn wà léta tí kàkalẹ̀ yìí nínú pé kí ẹ lè ṣe sùúrù kí ẹ lè jẹ́ni tí ó pọ̀ excuse kí ẹ má lè má di àwọn èèyàn sínú gbogbo àwọn wà tí ò dá nínú àwọn wa ṣe ìtọ́ọ̀nù tí والله القادر عليه صلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته آمين